Verse 22. Ẹsẹ̀ kejìlélógún. This morning we are looking at. Lóòrọ̀ ìyá ó ṣe àgbéyẹ̀wò. Deep secret. Ohun ìjìnlẹ̀. Deep secret. Àṣírí ìjìnlẹ̀. Of the enemy. Ti ọ̀tá. Deep secret. Àṣírí ìjìnlẹ̀. Of the enemy. Ti ọ̀tá. That's what we are looking at this morning. Ohun tí a ó ṣe àgbéyẹ̀wò rẹ̀ rèé. And that's what we're going to center all our prayers upon. Ohun tí a ó sì gba àdúrà lé lórí rèé. So please listen very carefully. Ẹ̀jẹ̀ àtẹ́tíbẹ̀lẹ̀ jẹ́ gbọ́. Deep secrets of the enemy. Àṣírí ìjìnlẹ̀ ọ̀tá. In the book of Daniel chapter two. Ìwé wòlíì Daniel orí ìkejì. Verse twenty-two. Ẹsẹ̀ ìkejìlélógún. I want all of us to open to that. Mo fẹ́ kí gbogbo wa kí a ṣí Bíbélì wa síbẹ̀. It's good for you to see it with your own eyes. Ó dára kí a fi ojú ara wa rí. Daniel two twenty two. Daniel orí ìkejì ẹsẹ̀ ìkejìlélógún. Sisters, are you ready to read for us? Arábìnrin ṣe ṣe tán láti kà á fún wa. Let the sisters read it loud and clear. Ṣé arábìnrin yóò kà á lóhùn rárá? Can the sisters read it with more authority? Ṣé arábìnrin fi ipá kà á? Everybody together now let's read it. In the village, the good and secret things. The knowledge what is in the darkness and the light dwelling There are some deep secrets. That the enemy struggles so much for us not to know. The enemy of our soul. Fights a very fierce battle. A máa ja ìjà tó gbóná. And the manner of fighting is completely unethical. Ó jẹ́ ohun tí ò bójúmu. And deceitful. Ó sì jẹ́ ohun tó máa ń tanni jẹ. And this battle goes on for the souls of men day and night. Irú ogun ìyá sì máa lọ tọ̀sán tòru fún ọkàn ènìyàn. In a normal boxing match. Nínú eré ìkẹ̀ṣẹ́. There are rules and there are regulations. Àwọn òfin wà pé ènìyàn sì ṣe gbọ́dọ̀ ṣe wà. for example now if you are if you are boxing in the ring. bí àpẹẹrẹ bí ènìyàn bá ń kan ẹ̀ṣẹ́ nígbàgede. you cannot hit a person below the belt. o ò lè gbá ènìyàn láti ìsàlẹ̀ ẹkùn rẹ̀ sílẹ̀. you can't do that. o ò lè ṣe bẹ́ẹ̀. but the enemy does not recognize such rules. ṣùgbọ́n ọ̀tá ò mọ irú òfin bẹ́ẹ̀. He fights without regard to rule. Ajá láì mọ òfin kankan. Very unfair fighter. Àwọn olùjà tí kì í mójútó ènìyàn. If you ask a man of thirty-two to fight a boy of two. Bí a bá wí pé kí ọmọ ẹni ọkùnrin ọdún méjìléní ọgbọ̀n kó bá ọmọ ọdún méjì jà. and you put the two of them on the ring. tí a àwọn méjèèjì sí gbàgede ìjà. somebody will say no no no no no this is unfair. ẹ̀rọ wọn pé rárá eléyìí ò dáa eléyìí kéré sí i. this man will kill this boy. ọgbẹ́ni ìyá pa ọmọ yìí. to the enemy it does not matter. ọ̀tá tí ọ̀tá wọn ò mọ nǹkan kan bẹ́ẹ̀. they don't observe those kinds of rules. wọn kì í mọ irú òfin bẹ́ẹ̀. Eh, this person is an orphan, the father is dead, the mother is dead, therefore leave him alone. No. Eléyìí ọmọ òrukàn ni kò ní ìyá kò ní bàbá ẹ rárá o. They don't observe such rules. Wọn ò mọ irú òfin bẹ́ẹ̀. Being the father of lies. Pé ó jẹ́ bàbá òkùrọ̀. The tactics of the enemy are always deceitful. E, Àrékèrèkè àti ọ̀nà ọ̀tá a máa tanni jẹ. The devil has no honour, the devil has no integrity. Èṣù kì í bọlá fún ènìyàn kò sì ní ọlá kankan. He has no respect for rules of fairness. Kò bọlá fún ọ̀wọ́ kéèyàn ṣe ohun tó ń bójú mu. He has no respect for whatever name you call yourself. Kò bọlá fún orúkọ yòówù tí o lè pe ara rẹ. He has no respect for your university degree. Kò bọlá fún ẹ̀kọ́ tàbí oyè téèyàn gbà nílé ẹ̀kọ́ gíga. But one something is certain. ṣùgbọ́n ohun kan dájú. It is easier to destroy your enemy if you have adequate information. Ó rọrùn láti bà ti ọ̀tá rẹ jẹ́ bí o bá ní ìròyìn lé lórí. Then he will now tell us that at the same time. A wá sọ fún wa pé bákan náà. Everybody ought to know. Gbogbo ènìyàn ní láti mọ̀. Who Satan is. Ẹni tí Sátánì jẹ́. But if you don't know. Nítorí bò bá mọ̀. You will have him sitting in your sitting room. Yóò jókòó nínú yàrá rẹ. And you will not know. Ìwọ ò sì ní mọ̀. Ignorance is the greatest enemy of man. Àìlóye tàbí àìmọ̀kan ni ọ̀tá ènìyàn tí ó ga jùlọ. When you are at the mercy of ignorance, your enemy will control you. Nígbà tí o bá wà ní àìlóye ọ̀tá máa darí rẹ. I must have shared with you about that my colleague. Wọ́n ti sọ ọ̀rọ̀ ẹlẹgbẹ́ mi fún wa Lecturer in the university. Olùdánilẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga. One day as he was teaching in class. Lọ́jọ́ kan bó ṣe ń kọ́ wọn ní kíláàsì ìwé. He fell down at the full glare of the whole class. Ó ṣubú níwájú gbogbo àwọn ọmọléèwé. Suit and all down. Gbogbo aṣọ àkànpọ̀ àrùn èbó rẹ̀ ilẹ̀. And you know university students. Ẹ sì mọ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga. Those who wanted to laugh at him were laughing. Àwọn tó fẹ́ fi ṣe ẹ̀yẹ, wọ́n fi ṣe ẹ̀yẹ. Those who were feeling sorry for him felt sorry for him. Àwọn tó ń kàánú rẹ̀, wọ́n ń kàánú rẹ̀. Those that rushed there to just embarrassing by pouring water on his head did so. Àwọn tó sáré lọ gbé omi láti lè dojú tí wọ́n lọ gbé omi wọ́n dà lé lórí. The all his clothes were wet with water. Gbogbo aṣọ rẹ̀ sì ń fún omi. He now opened his eyes. Ó lajú. When he opened his eyes and he saw the students staring at him. Nígbà tó lajú tó rí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń rẹ́rìn hmm. sóhun. He was highly embarrassed. Ojú tì gidigidi. He now decided that this thing must not happen again. Ó wá pinnu pé kinní yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́. He went back to his hometown. Ó wá padà lọ sí ìlú ìbílẹ̀ rẹ̀. And his parents promptly took him to a herbalist. Àwọn òbí rẹ̀ wá mú lọ sọ́dọ̀ babaláwo. The greatest one in the town. Èyí tó gbówó jùlọ ní ìlú wọn. And that one looked at him and said, young man. Ìyẹn sì wò ó ní ọ̀dọ́mọkùnrin. You want solution? O fẹ́ ojútùú síṣòro ẹ. Said yes. Ó ní ẹ. Okay. Ó dà. You will carry a she goat. Ó gbé ewúrẹ́ obìnrin, abo ewúrẹ́. And put it at your back. Ó sì gbé pọ̀n. Then you go around the marketplace. Oh, wà káàkiri ọjà. During the market day. Láàárín ọjà lọ́jọ́ ọjà. Seven times. Ní ìgbà méje. Ah. Máa ṣe but I'm a university lecturer. Ọkùnrin sọ pé olùdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ gíga mà ni mo jẹ́. You can't do that kind of thing. N ò lè ṣe irú nǹkan bẹ́ẹ̀. Don't you know anything more decent than that? Ẹ ò mọ nǹkan tó tún dáa jù yẹn lọ ni. Máa ṣe university lecturer. Yẹn lọ olùdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kọ́ gíga. Was it not in the university you fell down? Ilé ẹ̀kọ́ gíga òun kọ́ ló ti ṣubú ni. The man said he was not going to do it. Ọkùnrin lòun ò ní ṣe. I said, okay. Follow that. That's another way out. Ọ̀nà míì tún wà. You take these seven pieces of coconut. Ìwọ gbé àgbọn méje yìí. And at the middle of the night. Ní ọ̀gànjọ́ òru. Go to the crossroad. Lọ sí oríta mẹ́ta. And make sure you break all the seven coconuts there. Kò sì ní pé o fọ́ gbogbo àgbọn àgbọn méjèèjé níbẹ̀. But when you are doing it, don't wear any clothes. You go there naked. Nígbà tó bá ń ṣe o, ní wọṣọ ìhòòhò ló wà. I said, ah. Wà ní ah. I can't do that. Èmi ò lè ṣe yẹn. Man said, Well, you are not serious. Good." away. Ah, It was then this man ran back to Jesus. And on the first prayer meeting he came. By the time they called the first prayer he felt that something was moving in his head. He slapped his head. And he dragged out a red headed lizard. And since that day. Láti ọjọ́ ìwá. That thing never happened again. Kìíní yóò ṣẹlẹ̀ mọ́. But the goat he wanted to carry before. Ṣùgbọ́n ewúrẹ́ tó fẹ́ gbé tẹ́lẹ̀. And the coconut he wanted to break. Àti àgbọn tó fẹ́ fọ́. Would not have helped his situation. Kò bá ti máa ràn án lọ́wọ́. Ignorance is a terrible thing. Àìlóye ohun tó burú jáì ni. And if you are ignorant before the enemy. Bí o bá sì jálá àìlóye níwájú ọ̀tá. The enemy will prey on us and deal with us. Ọ̀tá jẹ ènìyàn níyà, wọ́n á sì bà tó ń tàn jẹ́. So we have organized ignorance. A ní àìmọ̀ kan tí wọ́n ṣètò rẹ̀. People can organize themselves. Àwọn ènìyàn lè to ara wọn lọ́wọ̀ọ̀wọ́ and it's ignorant it's organization in ignorance. Oh, ah, eh, ó sì jẹ́ ètò nínú àìmọ̀kan. you have decent ignorance. a ní àwọn àìmọ̀kan afíjú. this is a person is ignorant but decently ignorant. ó ń tọ̀ wọn afíjú ni ó sì jẹ́ òpè pọ́nbélé. you have foolish ignorance. a ní àwọn aláìmọ̀kan ṣùgọ̀mù. he just decided not to know. ó kàn pinnu pé òun ò fẹ́ mọ̀ ni. you have unconscious ignorance. a ní àìmọ̀kan àìmọ̀ willing and unwilling ignorance. Àwọn àìmọ̀ kan tẹ́nìyàn mọ̀ àti èyí tẹ́nìyàn ò mọ̀. Physical ignorance is a very bad thing. Àìmọ̀ kan tàbí àìlóye nípa tara ohun tó burú jáì ni. Spiritual ignorance is worse. Àìmọ̀ kan nípa tẹ̀mí ó burú jù yẹn lọ. I read a story many years back. Mo ka ìtàn kan ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Two children wanted to surprise their mother. Àwọn ọmọ méjì wọ́n fẹ́ ya ìyá wọn lẹ́nu. On her birthday. Ní ọjọ́ ìbí rẹ̀. And these two children were very rich. Àwọn ọmọ méjì wọ́n jẹ́ ọlọ́rọ̀ gidi. So the first child came. Ọmọ àkọ́kọ́ dé. Gave mommy a big car. Ó fún ìyá rẹ̀ ní ọkọ̀ ńlá. A limousine car, very big car. Ọkọ̀ ńlá. So the second one didn't know what to give to mommy. He now started thinking. The one day as he was passing through a shop. He saw a parrot. Very expensive parrot. That parrot was the most expensive thing there. So he was curious. You know when I said excuse me. Why is this parrot so expensive? Èyí ṣe tí ayé kò tọ́ ìṣe wọn kókó gbogbo bí ojú yìí. Ah, they say, well, this is the only parrot that speaks twenty-six languages. Àwọn a sọ pé ayé kò tọ́ yìí ó ń sọ èdè mẹ́rìndínlọ́gbọ̀n. So, okay. Wà ló dáa. He now bought the parrot. Very expensive. And took it to his, mother. Ó He was confident that he had given the woman something very special. So he gave it to her. Went home. The next day he phoned the mother. Lọ́jọ́ said, Mọ́mí, how are you? And mommy, how is the parrot? Mommy said, I've eaten it. That is physical ignorance. Àìlóye nípa tara nìyẹn. The spiritual one. Títẹ̀mí ó jù yẹn lọ. There are many secrets. Àwọn àṣírí wà. That the devil tries to hide from the believer. Tí èso a máa fi pamọ́ fún àwọn onígbàgbọ́. For example. Bí àpẹẹrẹ. It tries to make believers believe that it does not have any limitation. A máa mú kí onígbàgbọ́ kó gbàgbọ́ wípé èṣù kò ní ohun tí a lè fi dáàbò òun. It tries to make the believer know that he does not miscalculate. A máa jẹ́ kí àwọn onígbàgbọ́ lérò wípé òun kì í ṣe àṣìṣe. Jesus said if I believe that up. Jésù sọ pé bí a bá gbé mi sókè. I will draw all men unto me. Wọ́n fa àwọn ènìyàn mọ́dọ̀ ara mi. The devil made a mistake. Èṣù ṣe àṣìṣe. And lifted Jesus up. Ó sì gbé Jésù sókè. And Jesus drew men. Jésù sì fa àwọn ènìyàn. The devil threw Paul into prison. Èṣù fi Paul sínú túbú. But it was a good thing that he did. Ṣùgbọ́n ohun tó dáa ló ṣe. Because it was in that prison. Nítorí nínú túbú bíbú ọ̀hún. that the book of Galatians. ni ìwé Galatia. Ephesians. ìwé Éfésù. Philippians. ìwé Philippi. Colossians. ìwé Kólósè. and second Timothy. àti Timothy kejì. was written. ibẹ̀ la ti kọ́. where he locked them up. níbi tí wọ́n ti mọ́. the devil threw John at the Isle of Patmos. èṣù ti jọ Jòhánù sí orí òkè. But it was there this man wrote the book we call Revelation today. The devil cannot plead the blood of Jesus. The devil can do practically everything we do in the house of God, but the devil cannot pray. The devil cannot be at all places at the same time. Èsì ò lè wà ní gbogbo gbogbo ní àkókò kan náà. That's why the Bible says he walketh about. Ìdí nìyẹn tí bẹ́ẹ̀ sọ pé a máa rìn kiri. He has to move about. Ó ní láti máa rìn kiri. The devil does not possess all the powers. Èsù kò ní gbogbo agbára ní ìkáwọ́ rẹ̀. The devil does not know everything. Èsù ò mọ ohun gbogbo. The devil cannot claim God's promises. Èsù ò lè gba àwọn ìlérí Ọlọ́run. The devil can be frightened. Èṣù a lè In James chapter two. Nínú ìwé Jákọ́bù orí ìkejì. Verse nineteen. Ẹsẹ̀ ìkọkàndínlógún. James two nineteen. Ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlógún. The Bible says. Bíbélì wípé. Thou believest that there is one God. Ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ. Thou doest well. Ó dára. The devil also believe. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́. And do what? Wọ́n sì ṣe kí ni? Wọ́n wá rírì. Thou believers there is one God. Wọ́n gbàgbọ́ pé Ọlọ́run kan ní ibẹ̀. Thou doest well. Ó dára. The devils also believe. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú mọ̀ and they tremble. Wọ́n gbàgbọ́, wọ́n sì wá rìrì. So it is possible to frighten the devil. Ó ṣeé ṣe láti mú kí èṣù ó wá rìrì. It is possible to discourage the enemy. Ó ṣeé ṣe láti da ọ̀tá lọ́kàn rú. It is possible to frustrate the enemy. Ó ṣeé ṣe láti da ọ̀nà ọ̀tá rú. Once you know the strategies to use. Nígbà tó bá mọ àwọn ìgbésẹ̀ tí ó gbé. A friend of mine, a man of God. Ọ̀rẹ́ mi kan tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run. was praying for somebody. Ó ń gbàdúrà fẹ́nìkan. And as he was as he continued in the prayers, Three demons just showed up. And one of the demons gave the man he was praying for a dirty slap. Ọ̀kan nínú àwọn ẹ̀mí èṣù ọ̀hún ó sì gba ọkùnrin tó ń gbàdúrà fún ní ìgbà tí olóyè gbà. And instantly this man fell down. Lẹ́jú ẹsẹ̀ ọ̀gbẹ́ni yìí sì ṣubú. And before you could say Jesus is Lord. Àtó wá wípé Jésù l'Olúwa. He has stopped breathing. Ó ti ó ti dẹ́kun èémí. Dead. Ikú. My friend said he, was, he looked at the situation. Òun wo ipò ọ̀hún. Look at these three short things. Ó sì rí pé àwọn kúrèkùrè mẹ́ta yìí was angry in his spirit. Inú ń bí wọn nínú ẹ̀mí. He now abandoned the man that was even on the floor. Ó wá fi ọ̀gbẹ́ni tó wà ńlẹ̀ lẹ́lẹ̀. He now faced one of those spirits. Ó wá dojú kọ ọ̀kan nínú àwọn ẹ̀mí ọ̀hún. You came here to slap somebody I was praying for. Wọ́n wá fi láti wá gba ẹni tí mò ń gbàdúrà fún lójú. I'm going to punish you now. Màá jẹ́ ń yà ń sìn. So now I command the ground to open. Nísìnyí mo pàṣẹ kí ilẹ̀ ó lanu. And it happened ó sì ṣẹlẹ̀. he said you. ó ní ìwọ. go inside. wọnú ẹ. and the first demon jumped inside nobody pushed him. ẹ̀mí èṣù àkọ́kọ́ fò wọnú ẹ̀ kò sẹ́ni tó tì wọ̀. and he, commanded the ground to close up. ó sì pàṣẹ kí ilẹ̀ ó tún panu dé. the thing closed up. kìíní ìpanu dé. when the other two saw what happened to their colleague, nígbà táwọn méjì tó kù rí ohun tó ṣẹlẹ̀ sí ẹlẹgbẹ́ wọn. they were shaking. mímí mì wọ́n. now say now demand that you slap. wá ní ọ̀gbẹ́ni tó gbá létí. bring him back. ó yá dá padà. Quickly. Ní kíákíá. They brought the man back. Wọ́n jí ọkùnrin. Now I say the two of you. Wọ́n lẹ́yìn méjèèjì. Stand there at attention. Ẹ dúró níbẹ̀ gbọ́n. You could see fear in their eyes. Ó rí ẹ̀rù lójú wọn. Fear in their eyes. Ẹ̀rù lójú wọn. So you Christians. Ìrẹ́ Kìrìsìtẹ́nì. If you know what to do, bí o bá mọ ohun tó yẹ ká ṣe. It is the enemy that should be running away from you. Ọ̀tá ló yẹ kí ó máa sá fún wa. It is not the reverse. Kì í ṣe ìdàkejì rẹ̀. I share the testimony of a sister here. Mo sọ ẹ̀rí arábìnrin kan níyìn. She was promoted. Wọ́n gbé ìga níbi iṣẹ́. And the people were not happy. Inú àwọn ènìyàn ò sì dùn sí. That she was promoted. Wípé wọ́n gbé ìga. And here she was working somewhere in Marina. Ó ń ṣiṣẹ́ ní ìlú Èkó. On the top floor. Ní ẹ̀yà eh, àkàsọ̀ kẹta. One day as he sat on a table working. Lọ́jọ́ kẹ ọjọ́ kan nígbà tó jókòó lórí tábìlì rẹ̀ ó ṣiṣẹ́. She just noticed something cold around her leg. Ó kàn ní pé ohun kan tutù mọ́ òun lẹ́sẹ̀. By the time she will look. Nígbà tí yóò wò ó. Was a big snake. Ejò ńlá ni. Coiling around her leg. Ó wọ ó lọ yí ẹsẹ̀ rẹ̀ ká. She screamed. Ó pariwo. Uh, the scream did not uh, affect it ṣùgbọ́n ariwo yìí kò mú nǹkan dé bá ìjọ ọ̀hún. the screaming brought in a messenger. ariwo yìí mú kí àwọn tó ń rán wọlé. a tall muscular man. ẹni tó ga tó sì níṣan lára. when the man got his snake around her leg. nígbà tí ọ̀gbẹ́ni ilé ejò lẹ́sẹ̀ ọ̀gá rẹ̀. he ran out. eré ló fi sí. The woman looked at the snake and said, In the name of Jesus, I command you to receive electricity power of the Holy Ghost. And be electrified. And straight away, the thing left her leg in a shock. And went flat on the floor. And just kept silent there was then the messenger was able to enter again. Nígbà náà ni olù ẹni tó rán níṣẹ́ ó lè wọlé. Now this sister will have died in that office. Arábìnrin yóò bá ti kú sí ibi iṣẹ́ rẹ̀ On her feet. Lórí ìjókòó ẹ̀. And nobody will have seen this happen. Kò sì sí ẹni tí yóò rí ohun tí ó ṣẹlẹ̀. Close your eyes. Ẹ jẹ́ àdìjú wa. If you know that you are under threat by anyone. Tó bá mọ̀ wípé ẹnikẹ́ni halẹ̀ mọ́. This is the time to fight back. Àkókò rèé láti jà padà. The threat of the enemy. Ìdúkokò ọ̀tá. Every satanic animal. Gbogbo ẹranko sátánì. Dispatched against me. Tí wọ́n rán sí mi. I want you to say that loud and clear. Mo ti àwí bẹ́ẹ̀ lóhùn rárá. I'm sure you can say it louder than that. Mo mọ̀ bá lè ṣe jù báyìí lọ. Go Sọ́jọ́ ẹ̀ tó wá, in the name of Jesus. Yes, right. Bẹ́ẹ̀ ni ẹ gbà ládùúrà. Pata ribo sopokaya boshenta. Something is happening already. Yes, that's the power of God. Thank you, Jesus. In Jesus' name we pray. Lórúkọ Jésù la If you are following me, shout hallelujah. hallelujah. So technically, I've been telling you some of the secrets the enemy does not want you to know. Mo ti ń sọ àwọn àṣírí wọn nì tí ọ̀tá ò fẹ́ kí a mọ̀, mo ti ń sọ fún wa. He doesn't want you to know that they could make mistakes. Ó fẹ́ kò fẹ́ kó o mọ̀ pé òun lè ṣàṣìṣe. He doesn't want you to know that they have a loophole in their armour. Kò fẹ́ kí o mọ̀ wípé àlàfo wà níbi tí wọ́n ń kó nǹkan ogun pamọ́ sí. He doesn't want you to know that his power is a limited power. Kò fẹ́ kí o mọ̀ wípé agbára òun ó níbi tó lè ṣiṣẹ́ dé. He doesn't want you to know that he fears your prayers. Kò fẹ́ kí o mọ̀ wípé òun máa ń wárìrì fún àdúrà rẹ. The truth is that the enemy fears us more than we fear fear Òtítọ́ ọbẹ̀ ni pé ọ̀tá máa ń bẹ̀rù wa ju bí àwa ṣe bẹ̀rù ọ̀tá lọ. When you don't know what to do. Nígbà tí a ò bá mọ tó yẹ ká ṣe. You become like a fool. A wà di òpè. Our greatest problem then. Ìṣòro wa tó ga jùlọ wàyí. Is fear. Òun ni ẹ̀rù. Fear. Ẹ̀rù. Fear plays into the hands of the devil. Ẹ̀rù a máa ṣeré lọ sọ́wọ́ ọ̀tá. Fear will make even a strong person to become weak. Ẹ̀rù yóò sọ alágbára di ọ̀lẹ. That's why Jesus said, Fear not. Ìdí ni ẹbí Jésù pé má ṣe bẹ̀rù. Only believe. Ṣáà nígbàgbọ́. Fear is what says. Ẹ̀rù ló tó wípé. This witch doctor next door will kill you. Babaláwo tó wà lẹ́nu ọ̀nà kejì yóò pa. Fear is what we say. Ẹ̀rù ni yóò wípé. They will fall down. Wá ṣubú o. If you force yourself to walk. Tó o bá pinnu àti rìn. It's fear that will say. Ẹ̀rù ni yóò wí pé. You will never find somebody who will love you. O ò ní rí ẹni tí yóò fẹ́ràn rẹ. It's fear that will say. Ẹ̀rù ni yóò wí pé. Where your father has caused you, nothing will ever work again. Ẹ bàbá rẹ ti fi ọ́ lé kò sóhun tí yóò ṣẹlẹ̀ mọ́. It's fear that will say you are wasting your time praying. Ẹ̀rù ni yóò sọ pé òun fà kókó ṣòfò ni lórí àdúrà. Come on, go to the abalisi your village. Lọ sọ́dọ̀ adáhùn ṣe tó bẹ̀ lábílò rẹ. It's fear that will say this sickness will never go away. Ẹ̀rù ni yóò sọ pé àìsàn yìí kò ní lọ. And the fear will give you a long list of those who had the sicknesses and died. Ẹ̀rù ó sì sọ iye àwọn tó ṣe irú àìsàn bẹ́ẹ̀ tí wọ́n sì ti bẹ̀ kú. It's fear that say well anytime I have this kind of dream trouble happens. Ẹ̀rù ló máa ń sọ pé ìgbàkúgbà tí mo bá lárò àlá ìyọnu ò wáyé. It's fear that say well this examination I don't know what is going to happen. Ẹ̀rù ni yóò sọ pé ìdánwò yìí wò mọ tí ó ṣẹlẹ̀ lé lórí. Fear is a disaster. Ẹ̀rù ìjàmbá ni. And it allows us to be weakened before our enemies. Ó sì máa ń mú ká di aláìlágbára níwájú ọ̀tá wa. Fear is a weapon of darkness. Ẹ̀rù ó jẹ́ ohun ìjà òkùnkùn. And the enemy uses that against us a lot. Ọ̀tá a máa lò ó lòdì sí wa lọ́pọ̀ ìgbà. Now listen very carefully. Ẹ jẹ́ àwa jẹ́ àfarabalẹ̀ gbọ́. To this secret of the enemy. Sí àṣírí àwọn ọ̀tá yìí. Whenever you see a fellow ìgbàkúgbà tí o bá rí ènìyàn kan who claims to represent God tó sọ pé òun ń ṣe aṣojú Ọlọ́run but he is not mentioning the name of Jesus tí kò sì dá orúkọ Jésù know that you are seeing before you a satanist. mọ̀ wípé ẹlẹ́ni èṣù ló ń rí. So when satanists say God, nígbà tí ẹlẹ́ni èṣù bá wí pé Ọlọ́run. They never will tell you which God they are referring to. Wọn ò ní sọ irú Ọlọ́run táwọn ń sọ. You will never hear a satanist saying the God of Abraham, Isaac and Jacob. Ẹ ò ní gbọ́ ẹlẹ́ni èṣù tí yóò sọ pé Ọlọ́run Ábúráhámù, Ísákì, òun Jákọ́bù. He can pray all his prayers but he will not mention the name. Ó lè gba gbogbo àdúrà rẹ̀. Of the Lord Jesus Christ. Orúkọ Kristi Jésù Olúwa. So the fact that you see a place where they are calling God, God, God, God, God, God, God. Nítorí pé wá ríbi kan tí wọ́n ń pe orúkọ ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run. It does not mean that they are talking about the God of Abraham, Isaac and Jacob. Kò túmọ̀ sí pé wọ́n ń sọ̀rọ̀ nípa ọlọ́run Abraham, Isaac òun Jacob. In fact, in First Corinthians chapter eight. Kódà ní èkíní Kọ́rìntì orí ìkẹjọ. First Corinthians chapter eight. Èkíní Kọ́rìntì orí ìkẹjọ. Over oh, five. Láti ẹsẹ̀ ìkarùn-ún. Please let this point be very clear. Ẹ jẹ́ kí kókó ọ̀rọ̀ yìí kó yé wa. Some will come and say, but they are calling the name of God there. Ẹnìkan sọ pé àṣẹ ah, wọ́n ń pe orúkọ Ọlọ́run níbẹ̀. No, you may be calling the name of God. O lè máa pe orúkọ òrìṣà. But the question is which one? Ìbéèrè rẹ̀ wá ni pé orúkọ Ọlọ́run wo ló ń pè? First Corinthians chapter eight. Ìkíni Kọ́rìntì orí ìkẹjọ. From verse five. Láti ẹsẹ̀ ìkarùn-ún. For though there be The be that are called God. Nítorí pé bí àwọn tí ń pe Ọlọ́run tilẹ̀ wà. Whether in heaven or in earth. Ìbá ní ọ̀run tàbí ní ayé. As there be gods many. Gẹ́gẹ́ Gẹ́gẹ́ bí ọ̀pọ̀ Ọlọ́run ti wà. And lots many. Àti ọ̀pọ̀ Olúwa. But to us. Ṣùgbọ́n fún àwa. There is but one God. Ọlọ́run kan ní ń bẹ. The father of whom are all things. Bàbá lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà. And we in him. Àti ẹni tí gbogbo àwa ń ṣe. And one Lord Jesus Christ. Àti Olúwa kan ṣoṣo Jésù Kristi. By whom are all things. Nípasẹ̀ ẹni tí ohun gbogbo. And we wà by him. Àti àwa nípasẹ̀ rẹ̀. Verse seven. Ẹsẹ̀ ìkeje. However. Ṣùgbọ́n. There is not in every man that knowledge. Ìmọ̀ yìí kò sí nínú gbogbo ènìyàn. It is the knowledge that a person can say God but he's not talking about God. Ìmọ̀ pé ènìyàn lè sọ pé Ọlọ́run síbẹ̀síbẹ̀ kó má sọ̀rọ̀ nípa Ọlọ́run òtítọ́. Until he qualifies the God that he's talking about. Àfi ìgbà tó bá sọ irú Ọlọ́run tó ń sọ. You are receiving satanic prayer upon your head. Ó ń gba àdúrà sátánì sórí rẹ ni. Most of these people who are called to pray on marriage days. Ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n máa ń pè láti gbàdúrà lọ́jọ́ ìgbéyàwó. And they pray their prayer without the name of Jesus. Wọ́n gbàdúrà wọn láì pe orúkọ Jésù. God have mercy. Kọ́lọ́run ó ṣàánú. Another thing I want you to notice. Ohun míì tí mo fẹ́ kí a kíyèsí. Is this. Òun The kingdom of Satan runs exactly opposite of God's kingdom. Ìjọba Sátánì ó lòdì ó sì jẹ́ ìdàkejì ìjọba Ọlọ́run. Runs opposite. A máa ṣe ìdàkejì rẹ̀. If you say you have Holy Spirit. Bí o bá ní o ẹ̀mí mímọ́. They have their own demon spirit. Àwọn náà ní ẹ̀mí èsì tiwọn. You say blood of Jesus. O Jésù. They have the blood of the animals. Wọ́n ní ẹ̀jẹ̀ ẹranko. Anything you call. Ohunkóhun tó o bá pè. They have a counterfeit. Wọ́n ní ayédèrú rẹ̀. And you and I should know how to deal with this spiritual counterfeit. Ìrẹ́ àti èmi láti mọ bí a ṣe lè gbógun ti irú àwọn ayédèrú ẹ̀mí The devil knows that the most dangerous of all creatures. Èṣù wípé ohun tó léwu jùlọ nínú gbogbo ìṣẹ̀dá. More dangerous than all animals. Tó léwu ju gbogbo àwọn ẹranko lọ. Is man. Òun ni ẹ̀dá ènìyàn. And so he concentrates his attention on caging them. Àwa fi ọkàn sí ní ìhà àwọn mọ́. Another secret of the enemy you must know. Àṣírí ọ̀tá òmíràn tá a gbọ́dọ̀ mọ̀. Is this? Òun rèé. To manipulate a person. Láti ṣe àyídáyidà ènìyàn. They attract the person. Wọ́n fa òǹtàn mọ́ra. Attraction comes before manipulation. Fífanimọ́ra ló máa ń kọ́kọ́ wá kí wọ́n tó lè darí òǹtàn. When you have been attracted already. Nígbà tí wọ́n bá fà ọ́ bọ́ra. With whatever method they want to attract you. Ọ̀nàkọ́nà tí wọ́n bá fẹ́ lò fà ọ́. Then the manipulation now starts. Àyídáyidà ọ̀hún á bẹ̀rẹ̀. A sister was washing her car. Arábìnrin kan fọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀. In front of her house. Níwájú ilé rẹ̀. All of a sudden somebody wearing a white garment passed by. Lójijì ẹnìkan tó wọ aṣọ funfun kọjá. And came and said. My daughter, my daughter. Ó sọ pé ọmọbìnrin mi, ọmọbìnrin mi. Hear the word of the Lord. Gbọ́ ọ̀rọ̀ Olúwa. If you don't buy one bell. Bí o bá ra agogo kan. And seven lights. Àti ìmọ́lẹ̀ méje. This car will be your coffin. Ọkọ̀ yìí pósí ẹni ó dì. And the sister made a tragic mistake. Arábìnrin yìí sì ṣe àṣìṣe ńlá. I say okay. Ìgbà wí ni kò How much did they sell the bell and the light? Èlò náà ta gogo àti ìmọ́lẹ̀. Immediately she said that. Ní kéré tó wí bẹ́ẹ̀. She has signed the contract. Ó ti fọwọ́ sí Àdéhùn ọ̀hún. In fact, only God saved our life. Ọlọ́run nìkan ló gba ẹ̀mí rẹ̀ sílẹ̀. So the first of all put forward this vision for you. Wọ́n kọ́kọ́ fi ìran síwájú rẹ. And then that attracts you. Ìyẹn wà á fà ọ́ mọ́ra. Then from there. Láti bẹ̀ lọ. The manipulation comes in. Àyídáyidà wà bẹ̀rẹ̀. And that manipulation is the key for domination. Àyídáyidà yìí òun ni kọ́kọ́rọ́ ìjọba lé òun tàn lórí. There are some people. Àwọn ènìyàn kan wà. You go to their place. Ó lọ sí ibi tí wọ́n wà. They will keep giving you more problems so that you keep coming back. Wọ́n máa fún ọ ní ìṣòro tó pọ̀ sí kó lè bá a máa padà wá. He gives you one vision today. Yóò fún ọ ní ìran kan lónìí. You run around and say that vision has been cancelled. A kiri á ní òun oh, ìran yẹn ó ti gbà fagilé. Then you come again say that is another one. Àdúrà sọ pé omi tún wà. Go and do this. Lọ ṣe yìí. And the person goes under domination. Ó tàn wá sì máa lọ lábẹ́ ìdarí. How many of you understand what I'm talking about? Yàrá mélòó ló yẹ ohun tí mò ń sọ yé? Shout hallelujah. Hallelujah. Another secret of the enemy which you must know. Àṣírí ọ̀tá òmíràn tá a gbọ́dọ̀ mọ̀. Is that satanic powers use food a lot. Òun ni pé àwọn agbára sátani wọ́n máa ń lo oúnjẹ jíjẹ púpọ̀. They use food. The satanic powers use food a lot. Wọ́n máa lo oúnjẹ púpọ̀. There is an enchanting power in food. Àwọn agbára ògèdè kan bẹ nínú oúnjẹ. And that has destroyed so many souls. Ìyẹn ti pa ọ̀pọ̀lọpọ̀ ọkàn. The food that made our forefathers to fall. Oúnjẹ tó mú kí àwọn bàbá ńlá wa ó ṣubú. And that removed the birthright of Esau. Tí ó sì gba ogún ìbí Esau. Is still relevant today. Òun kan náà náà ṣì ń lò lóde òní. Beloved, in these last days you have to be careful about what you eat and where you eat it. Olùfẹ́ ní ìgbà ìkẹyìn ya ní láti kíyèsára irú oúnjẹ tá à ń jẹ àti ibi tá a gbé ń jẹ. The enemy has infiltrated the food market. Ọ̀tá ti wọnú ọjà oúnjẹ. You have to pray on your food and be sure of what you are swallowing. a ní láti gbàdúrà lórí oúnjẹ wa ká sì mọ ohun tá à ń jẹ. there is an enchanting power that the enemy has put there. agbára ògèdè wà tí ọ̀tá ti fi sínú rẹ̀. to cage people. láti fi àwọn ènìyàn sínú àhámọ́. educate your children. kọ́ àwọn ọmọ rẹ lẹ́kọ̀ọ́. when they say i'm celebrating birthday i'm celebrating birthday. tọ́ba sọ pé àwọn ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí ayẹyẹ ọjọ́ ìbí. people are bringing food and all kinds of things to school. tí àwọn ènìyàn sì ń gbé oúnjẹ àti nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá sílé ìwé. educate them kọ́ wọn lẹ́kọ̀ọ́. if not they may have their brains transferred. bí ò bá rí bẹ́ẹ̀ wọ́n lè ṣe pàṣípààrọ̀ ọpọlọ wọn. another secret of the enemy that you must know. àṣírí ọ̀tá òmíràn tí a gbọ́dọ̀ mọ̀. that the worst attack of the enemy. òun ní pé ìgbógun ọ̀tí ọ̀tá tó burú jáì jùlọ. comes during sleep. a máa wá nígbà tẹ́nìyàn bá sùn. the worst attacks ìgbógun ti wọn tó burú jùlọ. during sleep. nígbà téèyàn bá sùn ló máa ń wá. many might have to learn the principle of anointing themselves before they go to bed. ọ̀pọ̀lọpọ̀ láti kọ́ ìlànà fífi òróró yan ara wọn kan tó lọ sórí ìbùsùn especially if you know you always face terrible dream attacks. pàápàá jùlọ tó bá mọ̀ wípé o máa ń ní ogun jíjà lójú àlá. you may have to anoint yourself before you go to bed. ó túmọ̀ sí pé o ní láti fi òróró yan ara rẹ. why does the enemy pick the sleeping hours? èyí tí ọ̀tá fi yan àkókò oorun ènìyàn. those are the hours in which you are least alert. Nítorí àkókò yẹn ni ò takìjì. And they will now moving. in. Wọ́n sì wọlé wá. With all kinds of forces and powers. Pẹ̀lú oríṣiríṣi ipá àwọn agbára. I pray that if there is anyone here today. Mo gbàdúrà pé tí ẹnikẹ́ni bá ń bẹ ní ìlú. That the enemy harassing your dream life. Tí ọ̀tá ń yọ àlá rẹ lẹ́nu. You shall be delivered. Ó gba ìtúsílẹ̀. You shall be delivered. Ó gba ìtúsílẹ̀. You shall be delivered. Ó gba ìtúsílẹ̀. In the name of Jesus. Lórúkọ Jésù. Another secret of the enemy I would like you to know. Àṣírí òmíràn ti ọ̀tá tí mo fẹ́ kí a mọ̀. Is this? Ọ̀rẹ́. When you see a person who is not a widow. Bí o bá rẹ́nìkan tí kì í ṣe opó. Constantly wearing black clothes. Tí ó máa ń wọ aṣọ dúdú nígbà gbogbo. You are looking at a satanic agent. Ìránṣẹ́ Sátánì ló ń rí. And you have to be careful. O sì láti kíyèsára. Don't be like that brother. Ó dàbí arákùnrin. He saw a person wearing black wrapper, black uh, blouse. Ó rí ẹni tó wọ aṣọ àwọ̀tẹ́ní dúdú. And the person was roasting plantain. Tó ń tọ̀ ń sì ń yan bọ̀ọ̀lì. Only three plantains on the fire. Bọ̀lì mẹ́ta péré ló wà lórí iná. There is no evidence that he had cooked anyone before that time. Kò sí àpẹẹrẹ wípé èèpo ọ̀gẹ̀dẹ̀ wà ńlẹ̀. No skin, no nothing, no water. Kò sí omi, kò sí nǹkan tó jọ. And the brother went and bought. Arákùnrin yìí sì lọ ra bọ̀lì. All three. Mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ẹ̀. When he crossed the other side. Nígbà tó sọjá sódì kejì. And he looked back. Tó sì wẹ̀yìn. He couldn't see the place again. Kò rí bẹ̀ mọ́. And he just bought it. Ó ṣe rà ní. Everything had disappeared. Ohun gbogbo tó wà bẹ́ẹ̀ ti pòórá. He now stuck his finger into his throat. Ó wá tọwọ́ bọ̀ fún. Because I had already started eating one. Nítorí ó ti ń jẹ ọ̀kan. Trying to vomit. Ó ń gbìyànjú àti pọ̀. God have mercy. Kọ́lọ́run ṣàánú. Another secret of the enemy. Àṣírí ọ̀tá òmíràn. Is goat goat in the dream. Òun ni ewúrẹ́ ewúrẹ́ lójú àlá. You have never seen goats in your dream. Tó bá ti réwúrẹ́ rí lójú àlá. It's a bad sign. Àmì búburú jáì ni. It's the opposite of the lamb of God. Ó jẹ́ ìdàkejì ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. It's a perversion of the lamb of God. Ó jẹ́ àyídáyidà ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. And it's an evidence that there is an aggressive sexual witchcraft working against your life. ó sì jẹ́ àmì wípé àwọn ìránṣẹ́ sátani oní ìbálòpọ̀ ó ń ṣe lòdì sí ọ. those kinds of goats must be killed immediately you wake up. irú àwọn ewúrẹ́ bẹ́ẹ̀ o ní láti pa wọ́n lójú ẹsẹ̀ tó o bá ti jí. Close your eyes, beloved. Ẹ jẹ́ àjò ojú wa olùfẹ́. For the sake of some of us here. Nítorí ọ̀pọ̀lọpọ̀ wa ní. I want us to pray that prayer loud and clear. Mo fẹ́ kí a gba yìí lóhùn rárá. Every satanic goat in the room. Gbogbo ewúrẹ́ Sátánì lójú àlá. Can you say that loud and clear? Ẹja olùfẹ́ lóhùn rárá olùfẹ́. Die! In the name of Jesus. Ìgbèrè Jésù. goals of Satan. Ọ̀wé ẹ̀ sátani. Bó ṣe ká pọ́yà bó ṣe ń bẹ̀rẹ̀ bá. Bosikatende ya boshente rabokotaraba raba. In Jesus' name we pray. Lórúkọ Jésù làgbàdúrà. Another secret of the enemy I like you to know. Àṣírí ọ̀tá òmíràn tí mo fẹ́ kí a mọ̀. Is that the enemy can use insects. Ó ní pé ọ̀tá lè lo kòkòrò. To cause serious physical injuries. Láti dá ọgbẹ́ tara sílẹ̀ serious physical injuries. ọgbẹ́ tara tó burú jáì. just like you heard in one of the testimonies this morning. bí a ṣe gbọ́ lára àwọn ìjẹ́rìí kan lóòrọ̀ yìí. of the supposedly uh, attack by insect insect which turned out to be a wall gecko. ẹ̀hún ẹni tí ọmọ onílé gbógo sí. Another secret of the enemy I like you to know. Àṣírí òmíràn tí mo fẹ́ kí a mọ̀. That the enemy uses candles. Òun ni pé ọ̀tá máa lo àbẹ́là. For destruction. Fún ìparun. Maybe there are powers lighting candles against you now. Bóyá àwọn agbára kan wà tó ń You must kill those candles this morning in the name of Jesus. Gbọ́dọ̀ pa irú àwọn àbẹ́là bẹ́ẹ̀ lóòrọ̀ yìí lórúkọ Jésù. Àwọn the secret of the enemy I'd like you to know. Is that Friday and Saturday nights? Òun ni pé òru Friday àti ti ọjọ́ are the most dangerous nights in the week. Ó jẹ́ àwọn òru tó burú Whatever you are doing, wherever you are. Ohunkóhun tó o bá ń ṣe ibikíbi tó o bá wà. Try and be spiritually alert on those two days. Gbìyànjú láti tàkìjí nínú ẹ̀mí ní ọjọ́ méjèèjì ọ̀hún. Try your best. Làkàkà. Àwọn secret of the enemy I like you to know. Àṣírí ọ̀tá òmíràn tí wọ́n fẹ́ kí a mọ̀. Is that anytime there is full moon in the heavenly. Ó ní pé ìgbàkúgbà tí òṣùpá bá ti tàn tán. You can be sure that there is a lot of satanic activities and rituals going on. Mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sátani àti ètùtù ló ń lọ. Those are the nights you should point to the moon. Àwọn alẹ́ ọjọ́ òun ló yẹ kó nàka sí òṣùpá. Say the sun shall not smite me by day. Mo sọ pé òòrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán. Not the moon by night. Tàbí òṣùpá ní ìgbà ooru. Recently, I was talking to a very strange man. Láìpẹ́ yìí, mò ń bá ọkùnrin kan tó ṣẹ́ ní àjèjì sọ̀rọ̀. Who has now surrendered his life to Jesus. Tó ti fi ayé rẹ̀ fún Jésù nísìnyí. He said he was looking for power. Ó lóun wá agbára kiri. And he got to a place in this country. Ó sì dé ibì kan lórílẹ̀‐èdè yìí. And they told him. Wọ́n sì wí fún un. That this kind of power you are looking for. Ìpè irú agbára tó ń wá yìí. He wants to be governor somewhere or somewhere. ó fẹ́ jẹ́ gómìnà ibìkan níbìkan. say well you want this kind of power. ọlọ́pàá ó fẹ́ ra agbára yìí. You have to agree to sleep to have sex with a dead person. O ní láti bá ẹni tó ti kú sùn. Say ah. O ní ah. So yes. Eh? You have to do it. O ní láti ṣe. He said ah. Wà ní Ah do that kind of thing. Òun ò lè bókun sùn. But he was just decent enough to say he won't do it. Ṣùgbọ́n òun jẹ́ ẹni tó jáfíjú ni nípa sísọ pé òun ò ní ṣe. But let's assume that somebody did it. Ṣùgbọ́n ká wò bẹ́nìyàn bá ṣe. And eventually becomes a governor. Tó sì di gómìnà. There be problems. Wàhálà àṣẹlẹ̀. Because he, has, he drew his power. Nítorí ó ti gba agbára rẹ̀. From the kingdom of the dead. Láti ìjọba àwọn òkú. Anytime you parents see your children doing occultic drawings on books and notebooks. Ìgbàkúùgbà tí ẹ̀yin òbí bá rí àwọn ọmọ yín tí wọ́n ń ya àmì tàbí àpẹẹrẹ ẹ̀mí èṣù sára àwé. Know that witchcraft has already entered into your sitting room. Mọ̀ wípé ẹ̀mí àjẹ́ ti wọnú yàrá rẹ. And you start praying. Kí o sì bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Or you see a child who is so wicked. Tàbí ẹ ọmọ tó burú. At least I have seen a small boy before holding up a live rat. Mo sì rí ọmọ kékeré tó mú. Èkúté tí ò tí kú ó dì mú nírù. And lighted matches. Ó sì ṣá ìṣáná. And was using it to burn its tail. Ó sì fi ń jó nírù. And was rejoicing seeing the. Inú ẹ sì ń dùn. Rat struggling. Pé eh, èkú eh, yìí ó ń jó. There is witchcraft already in that house. When you see a child is only interested in reading books about crime and blood and murder and horror. Tó Witchcraft has already entered the house. Those who start growing long fingernails like vampires. Nígbà tí èékánná rẹ bá ń gùn bí mùjẹ̀mùjẹ̀. Then witchcraft is already getting inside. Ẹ̀mí àjẹ́ ti ń wọlé. All the cuts and the marks and the tattoos on the body. Gbogbo àwọn àmì ara yíya àwòrán sára àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. There are marks that the enemy is already entering. Àmì pé ọ̀tá ti wọlé ni. What do we now do as, a, as Christians? Kí ló náà tí a ó ṣe gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì? In the book of Exodus chapter seven. Nínú ìwé Exodus orí ìkeje. We see the principle for fighting back. A ó rí ìlànà jíjà padà. Exodus chapter seven. Exodus orí ìkeje. You see the principles for fighting back well outlined there. A ó rí ìlànà jíjà padà tí wọ́n lò níbẹ̀. These principles can be summarized in four arrows. Àwọn ìlànà yìí a lè kó papọ̀ sí ọ̀nà mẹ́rin. Arrow four arrow. Sí ọfà mẹ́rin. Now, in Exodus seven. Exodus orí ìkeje. Ten. Ẹsẹ̀ kẹwàá. And Moses and Aaron went in unto Pharaoh. Mose àti Aaron sì wọlé tọ̀ Pharaoh lọ. And they did so as the Lord had commanded. Wọ́n sì ṣe bí Olúwa ti pàṣẹ fún wọn. And Aaron cast down his rod before Pharaoh. Aaron sì fi ọ̀pá rẹ̀ lélẹ̀ níwájú Pharaoh. And before his servant, Àti níwájú àwọn ìránṣẹ́ rẹ̀. And he became a serpent. Ó sì di ejò. And Pharaoh also called the wise men and the sorcerers. Nígbà náà ni Pharaoh pẹ̀lú pé àwọn ọlọ́gbọ́n àti àwọn oṣó. Now the magicians of Egypt. Àwọn pẹ̀lú àní àwọn aláyùpáyídà Egypt. They also did in like manner. Sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. With their enchantment. For they cast down every man his rod. Nítorí olúkúlùkù wọn fi ọ̀pá rẹ̀ lélẹ̀. And they became serpents. Wọ́n sì di ejò. But Aaron's rod. Ṣùgbọ́n ọ̀pá Aaron's rod. ọ̀pá Aaroni. Swallowed up their rod. Bí ọ̀pá tiwọn mi. I pray this morning. Mo gbàdúrà lóòrọ̀ yìí. That as many enemies as lay down their rods against you. Ipe iye àwọn ọ̀tá tí wọ́n ti fi ọ̀pá wọn lélẹ̀ lòdì sí ọ. Your rod shall swallow their rod. Ọ̀pá yóò gbé tí wọ́n mi. It shall swallow their rod. Yóò gbé tí wọ́n mi. It shall swallow their rod. Yóò gbé tí wọ́n mi. In the name of Jesus. Orúkọ Jésù. So the first arrow if you want to fight. Ọfà àkọ́kọ́ bí a bá fẹ́ jà. Is to recognize that the enemy has some powers. Òun ni kí á mọ̀ pé ọ̀tá ó ní àwọn agbára kan. Recognize that one. Ká mọ̀ yẹn dájú. We don't teach people that the enemy has no power, no. A kì í kọ́ àwọn ènìyàn wípé ọ̀tá ò lágbára rárá. If there is no power, these people will not succeed in turning their own rod to serpent. Tí ò bá sí agbára kan, àwọn wọ̀nyí ò ní sọ ọ̀pá wọn di ejò. Recognize that the enemy has some power. Ẹja mọ̀ pé ọ̀tá ó ní àwọn agbára díẹ̀ kan. The second arrow is this. Ọfà ìkejì rèé. Respect, but don't fear the power of the enemy. Bọ̀wọ̀ fún agbára ọ̀tá ṣùgbọ́n má bẹ̀rù rẹ̀. Respect that is there. Bọ̀wọ̀ rẹ̀ pé ó wà ń bẹ̀. But don't fear. Ṣùgbọ́n má bẹ̀rù ẹ̀. In Exodus chapter eight now. Exodus orí ìkẹjọ báyìí. Verse sixteen. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. Exodus chapter eight. Exodus orí ìkẹjọ. Verse sixteen. Ẹsẹ̀ ìkẹrìndínlógún. And the Lord said unto Moses. Olúwa sì fún Mósè pé. Say unto Aaron. Sọ fún Aaroni pé. Stretch out thy rod. Náà ọ̀pá rẹ. And smite the dust of the land. Kí o sì lu ekuru ilẹ̀. That it may become life throughout all the land of Egypt. Kí o lè di iná já gbogbo ilẹ̀ Egypt. And they did so. Wọ́n sì ṣe bẹ́ẹ̀. For Aaron stretched out his hand with his rod. Aaroni sì na ọwọ́ rẹ̀ pẹ̀lú ọ̀pá rẹ̀. And smote the dust of the earth. Ó sì lu erùpẹ̀ ilẹ̀. And it became lies in man and in the beast. Iná sì wà lára ènìyàn àti lára ẹran. And all the dust of the land became lies throughout all the land of Egypt. Egypt. Gbogbo ekuru ilẹ̀ sì di iná já gbogbo Íjíbítì. And the magicians did so with their enchantment to bring forth lies. Àwọn alálùpàdà sì fi idán wọn ṣe bẹ́ẹ̀ láti mú iná jáde wá. But they could not. Ṣùgbọ́n wọn ò lè ṣe. So there were lies upon man and upon beast. Bẹ́ẹ̀ iná sì wà lára ènìyàn àti lára ẹran. Then the magicians said unto Pharaoh. Nígbà náà ni àwọn alálùpàdà wí fún Pharaoh. This is the finger of God. Ìka Ọlọ́run ni èyí and Pharaoh's heart was adding Ṣùgbọ́n àyà Pharaoh le kò sì fetí sí wọn. As the Lord has said. Bí Olúwa ti wí. The third hour. Ọfà ìkẹta. Is to resist. Òun ni láti dojú ìjà kọ́. The power of the enemy. Agbára ọ̀tá. The Bible says to resist the devil. Bẹ́ẹ̀ni sọ pé dojú ìjà kọ èṣù. And he will flee. Yóò sì sá. Resist. Dojú ìjà kọ́. And the first hour is this. Ọfà ìkẹrin sì rèé. Rely on the power of God. Sinmi lé kó o sì gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run. Rely on the power of God. Sinmi kó o sì gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run. But one is to recognize it. Àkọ́kọ́ ni mọ̀. Respect but don't fear it. Bọ̀wọ̀ fún ṣùgbọ́n má bẹ̀rù rẹ̀. Resist it. Dojú ìjà kọ. Rely on the power. Kó o sì sinmi lé. Of God. Kó gbẹ́kẹ̀lé agbára Ọlọ́run. On the basis of the few things I've said this morning. Lórí ohun díẹ̀ tí mo ti wí lóòrọ̀ yìí. We now want to pray some prayers. A fẹ́ gba àwọn àdúrà kọ̀ọ̀kan. The kind of prayers that has to make impossibility possible. Irú àwọn àdúrà tí yóò mú ohun tó ṣòro ṣe di ohun tó ṣeé ṣe. Rise up on your feet now. Jẹ́ ká dìde dúró báyìí olùfẹ́. And keep your eyes closed. Ká sì di ojú wa. Keep your eyes closed. Kí a di ojú wa. The first thing the Lord wants to do here in the meeting of this morning. Ohun àkọ́kọ́ tó lu abẹ́ ṣe nínú ìpàdé òwúrọ̀ yìí. Is to release fourteen persons. Òun ni láti tú àwọn ẹni mẹ́rìnlá sílẹ̀. Who already have covenants with familiar spirit to die this year. Tí wọ́n ní májẹ̀mú pẹ̀lú ẹ̀mí mìrì láti kú lọ́dún yìí. But they are completely unconscious of this covenant. Ṣùgbọ́n tí wọn ò mọ̀ páwọn dárú májẹ̀mú bẹ́ẹ̀. The only thing is that they know from their dream that all is not well. Ohun kan ni pé wọ́n mọ̀ lójú àlá wọn pé kò dára. So everybody will get itself ready now now. Gbogbo wa a múra sílẹ̀ báyìí. Get yourself ready, beloved. Ẹ àmúra sílẹ̀ olùfẹ́. Get yourself ready, sister. Get yourself ready, brother. Ẹ jẹ́ àmúra sílẹ̀ arábìnrin arákùnrin. Because all of a sudden. Nítorí lójijì. The power of God will strike. Agbára Ọlọ́run ó jà. And cut off. Yóò sì ké kúrò. Any yoke of impossibility. Gbogbo àjàgà àṣetì. Get yourself ready. Ẹ àmúra sílẹ̀. Say this with holy anger. Ẹ jẹ́ àwí pẹ̀lú ìbínú mímọ́. Every covenant of darkness májẹ̀mú òkùnkùn. of my father's house. Ti ilé bàbá mi. I want you to say it loud and clear. Ọlọ́jà wí bẹ́ẹ̀ lóhùn rárá. Can you say it with only anger? Wí bẹ́ẹ̀ lóhùn rárá. Break! In the name of Jesus. Orúkọ Jésù. Break that covenant of darkness. Ọlọ́jà mú òkùnkùn. Look at what is happening over there. Wo tó ń ṣẹlẹ̀. Look at what is happening over there. Wo tó ń ṣẹlẹ̀. Just release. Release. Release. Ẹgbà sílẹ̀. Release. Release. Release. Ẹgbà sílẹ̀. Release. Gbà sílẹ̀. Release. Release. Release. Gbà sílẹ̀. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. The power of God is touching those fourteen persons. Àgbàdo fọwọ́ kan àwọn ẹni mẹ́rin náà. Láti number one náà bẹ̀rẹ̀. Ẹ̀ka àkọ́kọ́ nìyẹn ní ìdúrà òun kejì kọ́ àìkẹ́rin five ìkarùn six kẹfà seven eight nine ten kẹwàá. You shall not die but live. O kì yóò kú bí kò ṣe yíyè. To tell the words of God. Láti polongo Ọlọ́run ẹni kọkànlá. Twelve. Ìkejìlá. Thirteen. Ìkẹtàlá. And number fourteen. Àti ẹni ìkẹrìnlá. Thank you Jesus. Ṣèun Thank you, Jesus. Ọ̀sẹ̀un Jésù. Thank you, Jesus. Ọ̀sẹ̀un Jésù. Bẹ́ẹ̀. The next thing the Lord wants to do is. Ohun ìtọ́kàn tó lu abẹ́ ṣe rèé. There are some people who were attacked by witchcraft sicknesses in their dreams. Àwọn kan wà tí wọ́n fi àìsàn àjẹkọlù wọn lójú àlá. It is time for that arrow of infirmity to backfire. Àkókò tó kí irú ò padà sọ́dọ̀ ẹni tó ta. You say this loud and clear. Àwọn ìbá ìlóhùn rárá star of my life. Ìràwọ̀ ayé mi, arise! Jíjẹ́. Can I hear you say that loud and clear? Òun bẹ́ẹ̀ lóhùn rárá. Can you say that again loud and clear? Òun bẹ́ẹ̀ lóhùn kọ́sí lóhùn rárá. Can you say that again loud and clear? Òun bẹ́ẹ̀ lóhùn rárá. Come out of every witchcraft cage jáde kúrò nínú àhámọ́ àjẹ́. Can I hear everybody say that loud and clear? of my life. All right. Jáde kúrò In the name of Jesus. Command the stars of your life to arise and to come out. ha, Yes, yes, yes. In Jesus lórúkọ. Lórúkọ Jesus, la gbàdúrà. Somebody here. Ẹnìkan níyì. Your leg is swelling up like a balloon. Ẹsẹ̀ rẹ ń wú bíi fèrè. But right there where you are. Ṣùgbọ́n níbi tó wà ní. arrow that has entered into that leg. Ọfà tó wọnú ẹ̀jẹ̀ ọ̀hún. is coming out. Ó ń jáde. I want to wait for that to be completed. Still going on. still going on. lọ lọ́wọ́. thank you jesus. ṣeun jésù. thank you jesus. ṣeun jésù. Yes, that leg has been released. Ẹsẹ̀ yìí ti gba ìtúsílẹ̀. Has been released. Ó ti gba ìtúsílẹ̀. Thank you, Jesus. Ṣeun Jésù. Every satanic calendar for my life. Gbogbo almanaki Sátánì fún ayé mi. Dáàá! Sentera Bokora Basanta. Ruboko Sapandeke boko Sentera Bokola Basante Yaba. Dekapola Bosapendeke Yaba. In Jesus name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Ara one fifty persons there. Àwọn ènìyàn àádọ́jọ ló wà níyì. Right there where you are. Níbi tẹ́ ẹ wà ni you are at the edge of very powerful breakthrough. ẹ wà ní bèbè àlàjá ńlá ńlá nísìnyí. with a little bit of push. pẹ̀lú títì síwájú díẹ̀. you will enter into the kind of breakthrough your life will have. ẹ wọ ọgbà àlàjá tí ayé yóò rántí títí láì. The Lord wants you to enter into this breakthrough. Olúwa fẹ́ kí ẹ yìí. Everybody should pray this loud and clear. Kí gbogbo wa gba eléyìí lóhùn rárá bẹ́ẹ̀ni. Look at what is happening over there. I want to ṣẹlẹ̀. Yes. Bẹ́ẹ̀ni. Yeah, make a covenant with the Lord. Yes. O ti bá Olúwa dá You make a covenant with him. O dá pẹ̀lú rẹ̀. Because something will happen this week. Mo kàn ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yìí. That will move your life forward. Yóò mú ayé rẹ tẹ̀síwájú. Make that covenant with him. O dá yìí pẹ̀lú rẹ̀. Papers that are not signed will be signed. Àwọn ìwé tí wọn ò bọ̀wọ́ sí wọn ò bọ̀wọ́ sí. Everybody shout this loud and clear. Gbogbo wa ó wí báyìí lóhùn rárá. If you are standing at the edge of my breakthrough. Bí o bá ń dúró ní bèbè àlàjá mi, to steal from me. Láti jà mí lólè. Can you shout that loud and clear? Àwọn ìlú rárá. Send it anger. Clear the way. Solana. In the name of Jesus. Clear their way. Clear them away. Aha, aha, aha, aha, aha. Clear them away. Continue, continue, continue. I want to congratulate those who want to be Glory be to the name of the Lord. That's right. Ben. Thank you, Jesus. Òṣèlú Jésù. Make sure you make your you fulfill your vow before the Lord. Ẹ̀rí dájú pé ẹ̀sùn ẹ̀jẹ̀ yín níwájú Olúwa. I someone here. Ẹnìkan bẹ níyì. The enemy attack your breast in the dream. Ọ̀tá jẹ ọmú rẹ níyà lójú àlá. and now they say you have cancer. wọ́n sọ pé jẹjẹrẹ ń bẹ ń bẹ. right there where you are. níbi tó wà ní. another hand has entered into that breast. ọwọ́ mi ti wọ inú ọmú ọ̀hún. to pull out the satanic pin. láti yọ àwọn abẹ́rẹ́ sátánì kúrò. that was planted inside. tí wọ́n gbèsè. yes I do. paul god is calling upon you. ó gbà lọ. I want to wait for that to be completed. Fẹ́ dúró kì í yan parí. You must not go home with this condition. O gbọ́dọ̀ lọ lé nínú ipò yìí. Yes, that's the power of God. Bẹ́ẹ̀ni agbára Ọlọ́run nìyẹn. The things are coming out now. Àwọn abẹ́rẹ́ ọ̀hún jáde báyìí. mọ àsìkò mi mọ àsìkò mi. ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì ń jáde. Yes, but release the complete. Gba ìtúsílẹ̀ pátápátá. Aha. Bẹ́ẹ̀. Yes. Bẹ́ẹ̀. Yes. Bẹ́ẹ̀. Yes. Bẹ́ẹ̀. Thank you, Jesus. Thank you, Jesus. Yes, that rottenness inside. Rírà Has been cancelled now. Glory be to the name of God. Now these three prayer points. Wàyí kókó àdúrà mẹ́ta yìí. For those who have been facing a mountain. Fún àwọn tó ti ń dojúkọ òkè ńlá. And people think that that mountain will never go away. Tí àwọn ènìyàn sì lérò wípé òkè ńlá àwọn ò ní lọ. And the mountain has been threatening your life for years. Tí òkè ńlá àwọn sì ti ń halẹ̀ mọ́ ayé ìyẹn fún ọ̀pọ̀ ọdún. The anger you can gather together. Pẹ̀lú gbogbo ìbínú tó lè kójọ pọ̀. I want you to pray these three prayer points. Òkè gba kókó àdúrà mẹ́ta yìí. And as you pray them. Bẹ̀rẹ̀ bá ti ṣe gbà wọ́n. There is no way you will not have testimony kò sí ọ̀nà tẹ́ ò ní jẹ́rìí. How many people are ready for this prayer? Àwọn akẹ́kọ̀ọ́ bá ṣetán fún àdúrà mẹ́ta ọ̀hún. Get yourself ready. Ẹ múra sílẹ̀. This is number one that I want you to pray. Àkọ́kọ́ tí mo fẹ́ ká gbà ládùúrà rè. It's a command. Àṣẹ ni. It's an order. Àṣẹ ni. It's a confession. Ó jẹ́ ìjẹ́wọ́. Bẹ́ẹ̀ni. Satanic red sea. Òkú kúkú pa Sátánì. Confronting my destiny ó ń dojúkọ àyànmọ́ mi. Can you shout out loud and clear? ẹ̀ka kíkè rẹ̀. It's the red sea we want to face now. Òkun pupa tí a fẹ́ dojúkọ yìí. Later we go to the Jericho. Ó yẹ kí a lọ sí odi Jericho. But let's start with the red sea. Ṣùgbọ́n ẹja bẹ̀rẹ̀ pẹ̀lú. Shout it loud and clear, beloved. Strike against satanic. Yes. Satanic rescue. Confronting my destiny. Die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die, die. Bosopopoya Open your mouth, open your mouth. Don't be afraid. aha aha aha aha it's happening it's happening it's happening it's happening it's happening it's happening. Pokatese poyabo shentera bokopolama. In Jesus name we pray. Lorúkọ Jésù làgbàdúrà. Silence. Kí ìdákẹ́rọ́rọ́ wà. Bẹ́ẹ̀ni. Enough is enough. Ó tó gẹ̀. They've been harassing for too long. Wọ́n ti yọ ọ lẹ́nu pẹ́ tó. Yes. Bẹ́ẹ̀ni. Number two now. Èkejì wáyé. Number two. Èkejì. Satanic Jericho. Odi Jericho Sátani. Confronting my breakthrough. Tó ń dojú kọ àlàjá mi. Can you say that louder? Ẹ̀rù bẹ́ẹ̀ lóò rárá. In the name of Jesus. Destroy this Jericho of Satan. Aha, aha, aha. Destroy the Jericho, destroy the Jericho, destroy the Jericho, destroy, destroy, destroy, destroy. Bosika Boshikapoya boshentera bokopola marama. Aha, it's happening, it's happening, it's happening. Let the Jericho be destroyed. In the name of Jesus. In the name of Jesus. Today is today. You know, it's not. Thank you, Jesus. Thank you, Jesus. In Jesus' name we pray. Orúkọ Jésù. Àgbàdúrà. Look at what is happening. Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Oh, look at what Ẹ wo ohun tó ń ṣẹlẹ̀. Yes. Bẹ́ẹ̀ni. This is the last one. Oh. Èyí tó kẹ́yìn rèé. This is the last one. Èyí tó kẹ́yìn. Immediately Goliath fell. Ní kété tí Goliath ṣubú. The Philistines fled. Àwọn ará Philistini wọ́n sá lọ. Their leader has been brought down. Ọ̀gá wọn ti lulẹ̀. When the leader of your enemies has been brought down. Nígbà tí ọ̀gá àwọn ọ̀tá rẹ bá lulẹ̀. All the other small small ones will run. Gbogbo àwọn kéékèèké yòókù wọn sá ni. Because their leader has been brought down. Nítorí ọ̀gá wọn ó ti lulẹ̀. You will shout this loud and clear. Ẹ ò wí eléyìí lóhùn rárá. Goliath of darkness. Gòláyátì òkùnkùn confronting my destiny. Ó ń dojúkọ àyànmọ́ mi. Ayíyá yìí sẹ́ńdá fúláwà fún ẹ. Ẹ ní pẹ̀lú rárá. What are you doing? for? Ìgbẹ́jẹ́ máa ń lórí Yes! Destroy the Goliath of darkness. This mighty Goliath of darkness. Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes. Just raise up your, your hands and begin to worship the Lord. Ẹ̀nà wọ̀nyí sókè kẹsìbẹ̀ sí Jésù Bọ̀bá. Begin to thank him. Begin to thank Ẹ dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Begin to thank him. Ẹ dúpẹ́ fún un. He has done marvelous things for this man. Ó ti ṣe ìyanu ní ìlú rẹ̀ yìí. All the evil medical reports have been cancelled. Gbogbo ìwé ìròyìn ilé ìwòsàn ló ti di ìfagilé. The prosperity stagnancy has been removed. Ìdúrósójú kan nínú ètò ìṣúná ló ti kúrò. Academic blockage has been melted away. Ìjábò nínú ẹ̀kọ́ kíkọ́ ó ti yọ dànù. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Yes. Ben. conhece. Bem,